الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم ibitiyati duni eleke ejo nínú àwọn nawakidul islam àwọn kan tí ó man ba ẹ̀sìn islam yẹn jẹ́ so eleke ejo tí sheikh muhammad bin abdul wahhab rahimahullahu ta'ala da koni mudaharatul mushrikin wa muawanatuhum ala al muslimin والدليل قوله تعالى ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين إليك جوني إمارة أوان إليبولو against àwọn Mùsùlùmí nínú àwọn kan tí wọ́n bá ẹ̀sìn Ìsìlámù yẹn jẹ́ ni gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe ń sọ nínú Kùránì pé wa man yatawallahum minkum ẹnikẹ́ni tó bá lè kún àwọn ẹlẹ́bọ lọ́wọ́ nínú yín against àwọn ọmọ ya rẹ̀ nínú Ìsìlámù fa innahu minhum dan ona ti di ara àwọn ẹlẹ́bọ yẹn inna allaha la yahdi alqawma adh-dhalimin dájú dájú Ọlọ́run ba oni fi ọ̀nà ma bi àwọn tó bá jẹ́ alábòsí nínú àwọn so man a'ana al-mushrikin wal kafirin wal yahuda wan nasara 'ala al-muslimin fa hadha yu'addu kafiran sheikh ahmad bin yahya an rahimahullahu wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní ẹnikẹ́ni tó bá ran àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí àwọn christians ni tó rẹ̀ wọn lọ́wọ́ against àwọn musulmi eléyìn kọ́ o ti kó sí kúfùrù báyẹn wà amaluhu kúfùrù ní iṣẹ́ tó ṣe yẹ̀wò iṣẹ́ kèfèrí ni لأن مظاهرة المشركين ومعاونتهم على المسلمين دليل على توليهم دون because ìmára àwọn kèfèrí lọ́wọ́ against musulmi bí pé àwọn for example jihadun bayna al-muslimin wal-kuffar ìwọ tó yẹ kó wá tò sí sọ́fù àwọn musulmi kí kájọ gbógun ti ẹbọ àtàwọn ẹlẹ́bọ ó wá lọ tò sọ́dọ̀ àwọn kèfèrí láti mọ̀ gbógun ti islam àtàwọn musulmi eléyìí kìí ṣe musulmi because irú nǹkan tó ṣe yé o ń tọ́ka lórí wípé o mú wọn lọ́rẹ̀ yàtọ̀ sáwọn musulmi ni tawalli dalilun ala mahabbati millatihim al-kufriyah

وقد كتبت في هذا الموضوع فتوى فيها شيء من التفصيل سبحانه so, تكون أغني باري تي تفصيل دين بنينو ري so Sheikh Salih Al-Fawzan àwọn náà ṣe àlàyé àwọn tafasilu tí ń bẹ níbi ibẹ̀ so nínú àwọn nǹkan tí Sheikh Salih Al-Fawzan tí wọ́n sọ tí mi bá gbàgbé ni wípé tó bá yẹ kí bí i ríran lọ́wọ́ tí yẹn rẹ̀ wọn lọ́wọ́ mathalan kì í ṣe látara pé yẹn fẹ́ràn wọn bó ní bóyá wọn eh, eh, worldly gain kẹ́ tí yẹn fẹ́ gbá ń bẹ́ẹ̀ eléyìn kọ́ èyàn ní jáde kò nínú Islam torí ẹ̀ kéèké wí o fẹ́rẹ́ sí wọn ló fi rẹ̀ wọ́n lọ́wọ́ bó kàn ní kí ní àtẹnujẹ kan tó ṣe débẹ̀ àbáwọn kan kọ̀ọ̀kan òun ló gbìyàn láti ṣe nǹkan bá yẹ o èyàn ní jáde kò nínú Islam bọ́ ni ẹ in tó kó sí nǹkan tó lè yọ̀yàn jáde tó lè súnmọ́ kó yọ̀yàn jáde kò nínú ẹ̀sìn Islam àmì ètò bá rẹ̀ wọ́n lọ́wọ́ látara ìfẹ́ sí wọn àbótí ẹ̀ nífẹ́ sí wọn nínú dókò rẹ̀ wọ́n lọ́wọ́ outwardly bó nífẹ́ tán ṣe nínú pẹ́ báwọn náà ṣe ń lọ chọ́ọ̀chì yẹn tán ṣe gbé nǹkan tó dá ní látara bẹ́ ǹkọ́ kódà tí ò bá ṣe outward appear eh, ìrànlọ́wọ́ onítọ́ náà kìí ṣe mùsùlùmí because bó ló ṣe fẹ́ràn kúfúrù nínú máìndì ara rẹ̀ tó dẹ̀ ma wá sí mọ́sílásí wá ma kírun ó ma gbàwẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí ó dẹ̀ fẹ́ràn ìntánpẹ̀ ní alkúfúrù nínú àwọn ẹ̀rí tí àwọn àfáàfí ma ń ṣe àlàyé òun náà ni abi balta'a nígbàtí àwọn mùsùlùmí tí wọ́n wà ní madina ìgbàtí annabi sallallahu alaihi wasallam fẹ́ wá lọ jàun kèfèrí lógún ní Makkah eh Hatib bin Abi Balta'a tó oní sahabi radiyallahu anhu ìgbàtí wọ́n fẹ́ lọ jà àwọn kèfèrí lógún ní Makkah ọlọ́ba wa bí ọlọ́ba annabi wa bí ọlọ́ba ipe ọlọ́ba bá mi fọ́ wọn lójú má jẹ́ rí náà ipe mo ti ń bà wá bá mi dí wọn létí má jẹ́ mọ̀ annabi ò fẹ́ kán mọ̀ títí tí ó fi kó fún ara Quraysh ike annabi bá wájá ológun o tẹbá ní kẹ wọ́n mẹ́wọ́ pé kí ni sahabi lọ ṣe yìí ó ti dálẹ̀ àwọn musulmi annabi ò dẹ̀ fẹ́ yé kan mọ̀ òun wá kọ lẹ́tà fẹ́ ní kàbí kan mú lọ sọ́dọ̀ àwọn kùfàr bọ́ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé annabi sallallahu alaihi wasallam annabi ọlọ́wọ́ bá ní wallahi annabi ọlọ́wọ́ bá ní ẹni èyí gbọ́dọ̀ sí méjì nípa kí kíákíá wáhìí ti dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ ọlọ́wọ́ bá bá pe Ali bin àti Miqdad bin al-Aswad ikú ya ẹ lọ sí bíbáyì ọmọ obìnrin kèfèrí kan wà bíbáyì ẹbà bíbáyì wallahi ibi tán nẹ́bí ti ní wọ́n ti bá náà ti bá ń bẹ́ ẹ wà rí lẹ́tà kan bẹ lọ́wọ́ rẹ̀ ẹ lọ gbà wá báyìí ní sí gbéra ní ẹ ibi tán dé because wa ma yantiqu anil hawa in huwa illa

bọ́n sahabi wọ́n ní ìgbàgbọ́ nínú Ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ̀ pé ṣúọ̀ ó wà lọ́dọ̀ rẹ̀ ni wọ́n ní pé la tu'tiyanna al-kitab aw la nukshifanna ath-thiyab aida kò tètè mú kíní wà nísìn àbí ká já ọ sí òhù eh bó ìsètè yọ kíní ẹ̀yẹ níbi tó fi sí pé so kèfè rí pífà pé jami sí òhù ẹ jami sí òhù kó fẹ̀ kan ya fún ẹni lẹ́tàn ó bẹ́tà jù ká já sí òhù lọ àmá mùsùlùmí lé ní àkọ̀ láti rin oho láti bí ìdé post office di anywhere ká ma rin oho káàkiri ìlú kèfèrí gangan ò fẹ́ kẹ́tò sí oho nínú nǹkan táwọn kèfèrí gan nígbà ní pé ara ìhòòwò stiet pẹ̀lú bọ́ ṣe láwọn wà oòrùn consider rẹ̀ gẹ́gẹ́ because wọn observe correct islamic dressing ọlọ́run wà látàbàrújìnà tàbàrújì al-jahiliyyatil ula ẹ má ṣe tàbàrújù irú tàbàrújù àwọn jahiliyyà tí wájú ìtàkọ́kọ́ yẹn so wá fún wọn níwé bàtán adọ́dá anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì wá pé hatib anẹ́bì ni ya hatib lima fa'alta hadha hatib kí ló tó fi ṣe nkẹ́ báyìí kí ló tó fẹ́ tuwá sí ìwà fáwọn kèfèrí umar ti àti ní pé dáni ya rasulallah adriba unuka hadhal munafiq umar ni pé fi mílẹ̀ wà ní ìwò òjíṣẹ́ ọlọ́ọ̀bá jẹ́ kí n gé orí munafiki dánù anẹ́bì kẹ rárá so anẹ́bì ò takò pé n tó ṣe yẹn ó fẹ́ jọ nifaq bànẹ́bì ní pé rárá hátìbẹ̀ kìí ṣe munafiki sahabi ni kìí ṣe munafiki ó wá ní pé ìdí tó ń fi ṣe nìkan tó ń ṣe ní wípé kò sẹ́nì kankan nínú àwọn ará Makka tí bá ń ṣe kó léyàn ní Madina nínú àtàwà ní Madina tí bá ń ṣe kó léyàn ní Makka wọ́n bá ń sọ àwọn dúkìá rẹ̀ bó ń ṣe wà yìí kèkè ṣe ará Makka so ó fẹ́ kọlẹ́ta isi wọn káwọn kèfèrí Makka lè bá rò pé ó sì wà pẹ̀lú wọn kẹ́lẹ̀ bàbá protect àwọn dúkìá rẹ̀ àtàwọn family rẹ̀ tí ń bẹ̀m̀bẹ̀ ni ó ní pé ma fa'altu hadha nifaqan a ó ní ànábì wallahi mi kìí ṣe munafiki yìí ṣe lè látara nifaqo ànábì dẹ̀ ní pé bẹ́ẹ̀ ni òdodo ló sọ ànábì wá ní pé síbò wà nínú àwọn tó jagun Badr ó dẹ̀ wà nínú àwọn tó jagun Badr lóòtọ́ ànábì wá ní pé wa la'alla Allaha ittala ala ahli al-Badr if'alu ma shi'tum ọlọ́ba ń sọ fún wọn pé ìfàálù ma ṣe tún ẹmọ ṣe tó bá wù yín kọ̀dùgọ̀ fárọkùnmọ̀lá ọlọ́run ti forí jìn àwọn ta ẹ àwọn ahlul Badr àwọn tí wọ́n jagun Badr láwọn 330 musulmi gbà because in tó lágbára ni ni Ibn al-Qayyim ta'ala ìkan nínú àwọn àgbà fáyẹsì tó ti lọ bí abi years ago wọ́n ń sàlàyé pé eléyìn tọ́ka lórí wípé èyàn mọ́ láwọn sí olórí kan tó lágbára tí ẹ ti ṣe tọ́lọ̀ bá mọ́ fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ́ fún yẹn iṣẹ́ olóore tó ní agbára tó wúwo tó ṣe pé látara iṣẹ́ olóore ka kan tó ṣe yí o iṣẹ́ ibi kan wà tó padà ṣe níwájú ọlọ́ọ̀dẹ̀ torí ẹ̀ yóò tó forí jẹ ọ̀gán because iṣẹ́ ilé tó ṣe ìtì lágbára jù tó ló yẹ pé wàláhì ẹ jẹ́ ká máa múra tó àwọn ṣe olóore ká máa mójú tó olóore kí ẹ má fojú di iṣẹ́ keke. kí ẹ má fojú di iṣẹ́ kẹ̀kẹ́ ó mọ̀ bóyá ṣe tó ń ṣe yìí kódà bó ṣe kéré tó ti ẹ̀yẹn bóyá tí ó ọkùnrin nù náà ẹlákẹjá mójútó àwọn kìíní so látara bẹ́ ǹkan o in ta fara fẹ́ fi ṣàlàyé ni wípé irú nǹkan tí Hatib bin Abi Balta'a radiyallahu anhu tó ṣe yẹn o nínú nǹkan tó ń tọ́ka lórí wí pé èyàn ra àwọn kèfèrí lọ́wọ́ against àwọn musulmi ni but still yet àdẹ́bí ò pé ní kèfèrí kò dẹ̀ pé ní munafiki dóò tó gbé sahabi lóhun ti ẹni ó dẹ̀ wà nínú àwọn tí wọ́n jagun Badar dóò kí ní iṣẹ́ ẹnkọ́ iṣẹ́ tó léwu ní tẹ́yìn gbọdọ̀ máa ṣe so summary gbogbo ti èní ni wípé um, ẹmẹ́jẹ̀karin àwọn kèfèrí lọ́wọ́ against àwọn musulmi ok ẹlòmí lè wá ní pé mo ní kéfèrí ní neighbor mo ní musulmi ní neighbor ìjáwáṣẹ̀ láàrin àwọn méjèèjì musulmi ló wá jẹ̀bi musulmi ló jẹ̀bi a sì pín tẹ́yìn sọba ní wípé kí n máa kí n rán musulmi lọ́wọ́ náà ni kò bá jẹ́ ló jẹ̀bi rárá intan sọ̀kan yẹ̀ ò kódà islam tako kí ń ran àbòsí lọ́wọ́ tó bá jẹ́ mùsùlùmí ló jẹ̀bi ó sọ fún ní pé àfá lóòtọ́ mùsùlùmí lèmi àti yín o amẹ́yìn lẹ jẹ̀bi bí wallahi ọlọ́ọ̀bọ̀ òfàyè gbàgbò sí rárá nífà inna allaha harrama zulma ala inni harramtu zulma ala nafsi faj'altuhu bainakum harraman fala tadhalamu ọlọ́ọ̀ ni pé ìmì ọlọ́ọ̀bá mo ti ṣe àgbòsí léwọ̀ fún ẹ̀mí ara so èyàn gbọ́dọ̀ tó rí pé mùsùlùmí lẹ́ni ká mọ́ sọ fún pé àfá wàláhì ẹ̀yìn lè jẹ̀bi ká mọ́ parọ́ bọ́ta ń sọ ní pé níbi ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ẹ̀sìn gẹ́gẹ́ bí bàyẹ̀ eh, ọ̀sán ṣe ń sàlàyé ibi tó níṣe pẹ̀lú ẹ̀sìn ni pé kíyàn nífẹ̀ẹ́ sẹ́fà ọ̀sán sọ lẹ́yìn náà kíyàn nífẹ̀ẹ́ àti lọ mọ́ gbé àrin àwọn kèfèrí ṣìkìràbí ibn hadin mahadi náà sọlẹ̀ kíyàn fẹ́rẹ̀ àti lọ gbé àrin àwọn kèfèrí àwọn afá ti mọ́ sàlàyé ti olóngbé UK UK lè fẹ́ máa àbí US ìlú àwọn kèfèrí dẹ́rùn kófòrò ìlú kúfùrù ìlú tó ṣe pé kúfùrù ló hàn bẹ́ ó wá nífẹ́ àti máa gbébẹ̀ ó wá gbébẹ̀ ó wá kú síbẹ̀ ó ń jẹun wọn ó ń mumi wọn ó ni ó wá kú síbẹ̀ àwọn àfáàní tó bá di yamal kìyàmọ̀ ọlọ́ọ̀bọ̀ pé babbala haramu ni kó ṣe hijira kò nílùú àwọn mùsùlùmí nítorí pé kò só ń jẹ́ ń bẹ́ẹ̀ kò sí kí ní bẹ́ẹ̀ à nǹkan lè gan kó wá ṣe ìjírá lọ sílò àwọn kèfèrí à subhanallah babban laburu ni kódà yóò ó lè súyẹ̀ débi pé kó gbíyàn jáde kò nínú islam àfá ni pé o lè wá ṣe ìjírá kò nínú musulmi o kó wá lọ sílù musulmi mi àmọ́ kó wá torí pé kò só ń jẹ́ lu musulmi ó wá lọ ìlú àwọn kèfèrí sẹ́ntorí ń jẹ eh يأكلون كما يأكل الأنعام يتمتعون ويأكلون كما يأكل كما تأكل الأنعام ọ̀rọ̀ ni wẹ́ṣẹ́ káwọn kèfèrí o àwọn kan máa ń jẹun gẹ́gẹ́ bí àwọn ẹranko ṣe máa ń jẹun ní ìwọ náà fẹ́lọ máa jẹun bí àwọn ẹranko ó ṣe ṣe sùúrù lórí àwọn ọ̀rọ̀ ayé kó sì kú lórí Islam kó kú láàrin àwọn mùsùlùmí kó wá bá lọ bá pàdé kálíbà sí àwọn mùsùlùmí gan tó bá kú sáàrin àwọn kèfèrí wọ́n lọ sẹ́sà àwọn kèfèrí náà ni afá mọ́ sálà ikú òkè ìtumẹ̀ ní pé tán kèfèrí bá fẹ́ já mùsùlùmí lógún a sì pé ìwọ̀n náà jọ ìwọ̀n láti já mùsùlùmí lógún ni sáwọ̀ mọ̀ pé ní táìmù ogun Uhud in nínú àwọn mùsùlùmí tí wọ́n jà pẹ̀lú àwọn kèfèrí against àwọn mùsùlùmí ni because wọn ò ṣe hijira nígbà tó yẹ kẹ́ ṣe hijira lọ́lọ́bí sọ ní Kùránì pé innal ladhina tawaffahumul malaikatu zalimi anfusahum qalu fima kuntum قال ألم يكن عبد الله ألم تكن عبد الله واسعة فتهاجروا فيها ọlọ́ni pé ṣe ráwọn kí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí táwọn màláíkà wá gbẹ̀mí wọn nígbàtí wọ́n ń ṣàbòsí ẹ̀mí ara wọn àbòsí ẹni wípé ó yẹ kẹ́ ṣe hìjírà lọ sí Madina ìlú àwọn kèfèrí lẹ́wà wọ́n ò jẹ́ ṣẹ̀ sí ẹtúwádó síbẹ̀ tí ó kẹ́ lọ sí Madina ọlọ́wà àwọn màláíkà lágbára lórílẹ̀ àwọn màláíkà ọmọ sọ fún wọn pé ó dá ṣe ilẹ̀ ọlọ́ọ̀bá òfẹ́ ẹ̀ ṣe ṣe ìjírá lọ sí Mẹdínà bí tẹ́tì mẹ́rẹ́ sí ń se Ọlọ́run ní pé ṣe ráwọn lọ sí ó pọ́síbù ní pé illal mustada'afina minal rijali wan nisa'i wal wildan la yastati'una hilatan wala yahtaduna sabilan àfàwọn tó bá jẹ́ pé lóòtọ́ lóòtọ́ òun lágbára ni àwọn tàti di agbúgbó ni àwọn kéèkéé ni àwọn obìnrin ni tí wọ́n lágbára wala yahtaduna sabilan wọn mọ́ bí tí wọ́n gbà sákónú lúwí tí wọ́n fi sá lọ síbi ìlú tí wọ́n ti rẹ́sìn ọlọ́wọ́ bá ṣe ẹ̀hẹ̀ so àwọn ilé náà kọ nínú àwọn nẹ̀kọ́tù ní ẹjẹ́ wà láàrin àwọn mùsùlùmí ká ṣe sùúrù kò sí bí nǹkan ṣe lélé tó a mọ̀ bí ọlọ́wọ́ ọba kọ́lọ́n jẹ́ kí jẹ ẹ̀mú kó mọ̀ fún wa kókó rẹ̀ kókó ta wá ṣe láyé èyàn tó bá mọ̀ kókó tó wá ṣe láyé wàláhì kò níwù kókó nílùú àwọn mùsùlùmí kó wá lọ sọ́nà àkìfèrí kò níwù èyàn tí ò mọ̀ kókó tọ́lọ̀ torí ẹ̀dá ni ó mọ̀ wó pé wó káti ah ẹmọ́ jẹ́ torí ayé tí ò sí kẹkẹ́ mẹ́ kámọ̀ bàlìkì ẹmọ̀ ajẹ́fà àwọn tán wà látájọ wà láyé lánàá sí báwọn náà tájọ wà láyé irú sí last year tájọ wà láyé tí wọ́n sí láyé mọ́dé lẹ́ni táwọn ẹdẹ mọ́ a má dúró àwọn tàti gbé lọ sí tẹ́ fúnra wa tàti lọ sí náà mélòó ni kí ló wà ní ayé ìgbẹ̀nà kí ló wà ń bẹ̀ táwà torí ayé ni pé ibo lèmi ó ti rẹ́sì tèmi sí ibo ní ti ráìlá yìí ẹ̀sìn tèmi gbọ́yé tí fi wà ìjẹ́nà ni a mọ́ gbogbo yóò pé wo kàkà ayé láti ká tó sọ̀rọ̀ àwọ ká gbádùn ayé yìí à subhanallah tó bá lọ gbádùn ayé tó bá lọ sàlìkìyàmọ̀ ní ǹkọ́ o mọ́ tán pè ní yàlìkìyàmọ̀ ni kò mọ̀ ní tánmọ́fà o ń páyé o lè kúlé ní àbọ́là àlìkìyàmọ̀ mọ̀ ní tánfà tó bá wọná tó ń padà lọ sí pàtìpàtì láyé ó padà lọ kú sórí kúfù àbẹ́bọ̀ kan àbíkíní kan ó padà lọ wọná ó wá kò núná dáìmọ̀n wọláì khalidi na fi ha tó bá sì wó tọ́nà bá lè sàánù rẹ̀ tó bá lè rí wàlìjẹ́nà khalidi na fi ha ó gbáwọn ló mọ̀kẹ́ wọláì kò sí ìgbádùn kẹkẹláyé kò sí ìgbádùn kẹkẹláyé tó bá lè wàlìjẹ́nà gbogbo tó ń fẹ́ kò sí kẹkàn ó kàn wọnú rẹ̀ ni yóò dẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ kò sí ìgbádùn yóò máa lọ sí nífà

هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وآله وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته